الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فرابة سبحانه وتعالى أستر عليكم كيات جرابة فنبوة محمد صلى الله عليه وسلم أورا ليرة وصابرة أسيب بواما والبابو دودو تتتي ابن ديو في دي أتسواج ننو ويواي من يقوى التوحيد ترى أفاوى الشيخ صالح الفوزان دروس في شرح نواقض الإسلام ابتدى هنا الناقد الثالث so الناقد الثالث إن كتو من بايس إن كتو من بايس لام إن كتو من صنع دي كفري إلا كتا هنا من لم يكفر المشركين أنتي يبقى عمو لسبو تيوك ولو لسبو تيوك عمو كفري تيوك وان كفري so sheikh yo ti wá sí àwọn àlàyé tó pọ̀ gan tó jẹ́ pé àwọn àlàyé yìí èyàn lè má so àwọn àlàyé tó wà nafi'a gan tó ṣàǹfàní gan fún yẹn ni ibi tá wá dé òun ni ibi tán ti ń sọ pé àwọn nǹkan tí ó tọ́ téèyàn lè ṣe pẹ̀lú àwọn kèfèrí ni pé eléyìí ò sí nu so ibi tá dé nìyẹn so wọ́n ti dákọ̀ nǹkan aláwọ̀kọ́ wọ́n ti dákọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n <clears throat> so ibi ẹlẹ́ẹ̀kẹrin ládé so ibi ẹlẹ́ẹ̀kẹrin yẹn náà ni pé yajuzu an nukafi'ahum idha ahsanu ilayna wọ́n ní ó tọ́ ká san wọ́n padà ká ṣe irú dáadáa yẹ fún wọn ká ṣe irú nǹkan tí wọ́n ṣe fún wa ká ṣe fún wọn idha ahsanu ilayna táwọn náà bá ṣe dáadáa sí wa wọ́n wá sọ bẹ́ẹ̀ wọ́n wá sọ débi ọ̀rọ̀ ọmọ sóbi pé kódà tí òbí bá jẹ́ kèfèrí ó yìí jọ́nà yàn láti mọ̀ sí dáadáa sí ibi tán á ah, diplomatic representation so kí wọ́n lọ represent yàn diplomatically gbogbo aláti mọ̀ nǹkan ń pè ní diplomatic tó ní ṣe pẹ̀lú ìlú kan sí kejì tó ní ṣe pẹ̀lú politics tàwà fẹ́ solve amicably àbí àárín yàn sí àwọn ìtẹ́ pè ní diplomatic ni so so diplomatic representation náà ó tọ́ wọ́n ní fi sifarot ní àwọn embassies láwọn embassies la ba'sa bihi wọ́n ní kò sí kàkà tó ṣe so bóyá bí nísìn olórí Saudi ó wá lọ bá olórí Amẹ́ríkà pé á ah, wọ́n lọ ṣe mítìn láàrin ara wọn so wọ́n wá ń sọ bẹ́ẹ̀ pé ah bẹ́ẹ̀ sí ń ra àwọn Israeli lọ́wọ́ báyìí láti fi pa àwọn tó wà ní Gaza kò dáa so lè náà pè ní diplomatic representation oye so àbí wọ́n lọ jókòó pẹ̀lú àwọn China pé ah in eh, China níyàbí pé àwọn olórí Emirati eh, Emirati so àwọn Emirates wọ́n lọ jókòó ti àwọn Emirates UAE mọ́ sọ yẹn àwọn olórí wọn bí wọ́n lọ jókòó tàwọn China lápẹrẹsìn ìpé à pẹ́sẹ̀ ń wò tí àwọn buddhist tankpa àwọn mùsùlùmí ní Burma kò dábáì so diplomatic representation tí wọ́n meeting yẹn diplomatic meeting yẹn intan tafa sí mi yẹn wọ́n ni wà kadhalika tamthilu ad-diplomasi wọ́n ni bákanáà diplomatic representation wọ́n ni fi sefarat ní àwọn embassies la ba'sa bihi kò sí tó sí kò sáburú ń bẹ̀ wọ́n ni kana al-mushrikun wọ́n láwọn olùsẹ́bọ̀ yursiluna ila nabi sallallahu alaihi wasallam ar-rusul wọ́n ma rán àwọn messengers san nabi wọ́n ma rán àwọn tí wọ́n ránṣẹ́ wọ́n ma rán san nabi wọ́n ni wa yatafawaduna ma'ahu wọ́n ni wọ́n sì ma negotiate pẹ̀lú anabi wọ́n ni wa yadkhuluna alayhi wa huwa fil masjid wọ́n sì ma ń wọlé tó anabi sallallahu alaihi wasallam nígbà tó wà ní inú masalasi wọ́n fa yatafawaduna ma'ahu wọ́n ma wá negotiate wọ́n fa hadhihi umurun wọ́n ni àwọn laysat min al-muwalah kò sínú pé èyàn mọ́ àwọn kèfèrí ní ayò kò sínú rẹ̀ so wa innama hiya min al-masalih al-mubaha nínú àwọn àǹfààní tó tọ́ ilé ìwà bayna al-muslimina wal-kuffar láàrin àwọn musulmi àti kèfèrí fayajibu an nufarriqa bayna hadha wa hadha wọ́n ọ̀ràn yẹn ní kásíyàtọ̀ láàrin ilé àtẹ́lé wọ́n wa ba'du nas wọ́n àwọn àmì ìsìrẹ́ àwọn èèyàn mìíní wọ́n ní yukhlitu ma yajuz wọ́n ni ó ma ń dápọ̀ láàrin nǹkan tó tọ́ wà máa la yajuz àti nǹkan tí ó tọ́ in tí tíra yìí fi ṣe pàtàkì ni wọ́n ni faminhum man yaqul in bẹni wọ́n tí wọ́n sọ pé tajuzu mawaddatul kuffar ó tọ́ kíyàn nífẹ́ àwọn kèfèrí li anna Allaha abaha ta'amula ma'ahum tó pé Ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún wa láti máa bá wọn ṣe wa tazwija minal kitabiyyat àti káfẹ́ nínú àwọn tọ́lọ̀wọ̀ bá ti fún tíra síwájú wọ́n ni fatajuzu mahabbatuhum tẹ́lẹ̀ ìbá ti wá ti tọ́ ó tọ́kíyàn nífẹ̀ẹ́ wọn náà nìyẹn wọ́n ni wà ádámù tafriqati baynana wà baynahum àti kíká mọ́ sí yàtọ̀ láàrin wa àti wọn wọ́n ni fahadha mufarriqun wọ́n ni eléyìí aláṣètò ni wọ́n ni wà fi muqabilihi wọ́n ni ní ìdàkejì rẹ̀ al-mufritu al-ghali so aláṣejù alladhi yaqul òun ẹni tí sọ pé la yajuzu al-ittisal bil-kuffar tí sọ pé kò tí ẹ̀ tọ́kíyàn communicate pẹ̀lú àwọn kèfèrí aslan ní pílẹ̀ la bi tijaratin wala bi sifaratin wala bi mukafa'atin bil-ihsan wọ́n ni èyàn bá wọn sọ̀wọ́ ní èyàn bá wọn ṣe dáadáa ni èyàn bá wọn èyàn ní embassies so tí wọ́n ti ń so àwọn Saudi so ní pé ah, ẹwò wọn ẹwò àwọn lọ́ba lọ́ba kíníkan wọ́n tutù sí Yorùbá náà so fíìmù òpin ayé so nínú àpẹẹrẹ òpin ayé lọ́dọ̀ tí wọ́n wọ́n ìgbẹ́ rí embassy Saudi wọ́n lé embassy ní ní kílòkọ̀ rẹ̀ ní ọ̀dọ̀ àwọn kèfèrí so gbogbo o àwọn kẹfẹ́ o so wọ́n ní la yajuzu al-ittisalu bil-kuffar wọ́n ní kò tọ́kí àwọn gọ́ọ̀lì al àwọn aláṣejù àwọn sọ pé kò tí ẹ̀ tọ́kíyàn communicate pẹ̀lú kèfèrí kò tọ́kíyàn connect kíyàn ní any connection pẹ̀lú kèfèrí aslan nípìlẹ̀ lábi ti járọtin yálà pẹ̀lú owó ni o wà lábi sifarotin àbí pẹ̀lú embassies ni wà lábi mukafa àti bil ihsan yálà kúrà pẹ̀lú kíyàn máa ṣe dáadáa gan sí wọn padà tá máa ṣe dáadáa síyàn ò tọ́gà so àwọn sọ báyìí wọ́n ní li anna hadha min al muwala wọ́n nítorí pé eléyìí nínú pé èèyàn ń sàwọn láàyò èyàn yàn wọ́n ní ààyò ní ilé ìnáwà wọ́n ní fanakúlù láhù irú ẹni bẹ́ àwà sọ fún pé hadha laysa minal muwala eléyìí ò sínú pé èyàn mú àwọn kèfèrí láàyò wọ́n ní fayajibul farqu bayna hadha wa hadha ọ̀nà yẹn ni kí yàn sí àtọ̀ láàrin ilé àtẹ́lé baynal ghali wal jafi láàrin aláṣejù àtàláṣètò wọ́n ní fadinu wasatun wọ́n ní wala tafritun bẹ́ẹ̀ sì ni kò sáṣe ètò ọ̀rẹ́ a nítorí àṣejọ àwọn aláṣẹ jù káwàdí aláṣẹ ètò a sì nítorí àṣe ètò àwọn aláṣẹ ètò káwàdá aláṣẹ jù wọ́n ni fayajibu an na'rifa hadhihi al-alaqati ma'a al-kuffar wọ́n ni ọ̀ràn yẹn ni ká mọ àwọn kílùkọ̀rẹ̀ àwọn relationships yìí pẹ̀lú àwọn kèfèrí ma yajuzu minha èyí tó tọ́nù alladhi kathura fihi man yatakallamu fi umuri ad-din bighayri ilm tó pọ̀ ń bẹ àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn alámàrí ẹ̀sìn láìsí mà so in tó fi díkà àwọn khawarij pọ̀ nìyẹn tí gbogbo àwùjọ tẹ́ bá ti ríta àwọn khawarij bá pọ̀ ń bẹ àwọn juhala pọ̀ ń bẹ in tó sì máa ń bí àwọn khawarij nígbà míì táṣì tó bá ti pọ̀ àwọn kan wà ó pé ah, àṣejù ní dédé gẹ́gẹ́ bó sì máa ń ṣe pé táwọn ẹlòmíì náà tán bá aláṣejù

fọ̀yẹ́jìbọ̀ àlàtọ́lìbìn ilmi ó ọ̀rán yẹni lórí akẹ́kọ̀ọ́ mọ̀ ẹni tí wọ́n mọ̀ an yá àrífà al-hukma ash-shar'i kó ma ìdájọ́ ọlọ́run ọba ìdájọ́ òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam fi hadhihi al-umur ibi àwọn alamari wa hadha amrun muhim alamari alamari tó ṣe pàtàkì gani o li'annahu yata'allaqu bi aqidati al-muslim torí kó ní nǹkan ṣe wọ́n tún wọ́n sì ṣe kò sí túnmọ̀ pé a ah, kódà ṣe mọ̀ pé nǹkan kan wà tó ta ní láti mọ̀ tó ṣe pàtàkì gan gbogbo alámọ̀rí alimọ́bìnrin kọ́ yí mú sọ ní alwabilu sayyib naqlan an ahadin min as-salaf lọ́wọ́ bẹ̀rẹ̀ alwabilu sayyib ní pé ma amara allahu ta'ala bi amrin illa wa li shaitani fihi nazghatan ní pé ọlọ́wọ́ bó ní pàṣẹ alámọ̀rí kan àyàfikó sí pé shaitani lọ́nà méjì tí ó fi sí àwọn èèyàn lọ́nà ń bẹ̀ so kò sí àlámọ̀ rí tó ipé àyàfi ẹ ní àṣejù ẹ sì ní àṣẹ tó ń bẹ̀ kò sí àlámọ̀ rí gbogbo bẹ́ àwáṣẹ́ lè wò tó kéré tó so kíyàn máa wo ra rẹ̀ bóò ní ó sì máa wà níwọ̀ntúnwọ̀nsì ibi tí ó sì ti máa wà níwọ̀ntúnwọ̀nsì ni pé ibi tí Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ bá ń wà ibẹ̀ ni tó bá máa ń wà ń bẹ gbogbo wà gbogbo ẹni tó bá ń bára rẹ̀ níbi tí Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ wà àti ibi táwọn sàhábà dúró sí so kódà gbogbo ayé ò bá àyapa rẹ̀ so orí òdòdó lówà nǹkan tí annabi sallallahu alaihi wa nǹkan tí annabi sallallahu alaihi wa sallam sọ ni nǹkan tí alimọ́ ibn qayyim rahimahullahu ta'ala sọ ni ni pé tó bá idha salakta waddan tó bá ní ojú ọ̀nà kan tó yí pé ojú ọ̀nà tí ọlọ́wọ́ bá tọ́jíṣẹ́ rẹ̀ wà ní àwọn èèyàn sì ní ojú ọ̀nà mi kódà kò lè kò ní lọ ara àti ara so yẹn bọ́lọ̀ máa wúra rẹ̀ nínú gbogbo alámàrí ìṣẹ̀rí àpátápátá ṣíṣe tọ́nù máa ti òun sí ibìkan ẹlòmíì in tí èyàn sì ní bùkátà láti mọ̀ òye sí gbogbo wà ní pé ṣètọ́nù ó ti ní báàbù tí ma ń fẹ́ tí ma ń nọ́kì náà lára yàn ó ti níbi tí ṣètọ́n ti ma ń wọlé tó yàn náà tí èyàn ti mọ̀ pé ah, abala yìí ṣètọ́n ti ma ń wọlé tó láti jọ so ẹlòmí níbi kó mọ̀ ẹjá sáà so ṣètọ́nù yóò ni àbí so báàbù àánú náà ní ti lọ mú ẹni tó padà sínà kò ní padà sọ́kó sínà òun wà padà sínà so eléyìí ah ibo lòun ibo ni òun fi sí báwo pé kẹ́sìn dú fọ́nà ọba kẹ́sìn dú kẹ́sìn lọ kọ̀rọ̀kì ẹ̀ àrí ní sì wá kọ́yìn rẹ̀ sí gbogbo yìí so gbogbo alámọ̀ rí lèyàn gbọ́dọ̀ máa wò pé sí èyàn wà níbi tí Ọlọ́run bá tòbí sí rẹ̀ wà sí ẹ̀ sì wà níbi tí àwọn sàhábà wà lórí ẹ̀ so kò jẹ́ bó sì jẹ́ ní abala yẹn so sheikh wa wọ́n á tún kó àwọn ìbéèrè kọ̀ọ̀kan tán bí sheikh wọ́n kó sínú wọ́n fi sínú àwọn tíra yìí àwọn ìbéèrè kọ̀ọ̀kan tí wọ́n bí sheikh so wọ́n fi sí inú tíra yìí so wọ́n ní al-as'ila àwọn abẹ́rẹ̀ tó níṣe pẹ̀lú annaqidu thalith nǹkan tó mọ́ ń bá ìsìn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta so dàtí so náà ní pé kí ni mọ́ pé àwọn kèfèrí ní kèfèrí so ṣe kìí ti sàwọn àlàyé tó pọ̀ so tó pọ̀ inta ń ka kí ní láàrin ara tí ó bá fẹ́ tọ́nù kẹgẹ so ta fi ń wo naqidu thalith láti gbọ́ta ti ń wo so pẹ̀lú àwọn nǹkan kan náà tó ń wọ láàrin bóyá kí kíláàsì máa wà nítorí àwọn nǹkan ìdíkà wíkèjì so tí yóò fi mọ̀ bó ṣe ṣe pàtàkì tó ṣe kí yẹn nà rẹ̀ dáadáa wọ́n ní as'ila wọ́n ní al'as'ila wọ́n láwọn bèèrè su'al wọ́n ní bèèrè hal takfirul kafir wọ́n ní ṣe ìpe kèfèrí ní kèfèrí o khasun bil kafir al'asli ṣe kèfèrí ìpìlẹ̀ nìkan ni awil kafir al-murtad àbí kèfèrí tó yí pé musulmi tẹ́wọ̀ lọ́wọ́ padà di kèfèrí ṣe pé nǹkan tó ma ń bá ẹ̀sìn jẹ́ yìí nǹkan tó ma ń sọ̀yọ̀ wọ́n wá ń bí ṣéèkì ní béèrè pé ṣé ká pé kèfèrí ní sáwọn kèfèrí ìpìlẹ̀ ní nǹkan yìí ní ṣe pẹ̀lú ni àwọn oní kèfèrí ìpìlẹ̀ àwọn tó ní pé wọn ò fìgbà kan ṣe kíni wọn ò fìgbà kan ṣe ìsìláàmù rí lẹ́yìn ìgbà tí fítọ́rọ̀ so fítọ́rọ̀ wọn ti dàrú lẹ́yìn ìgbà tí fítọ́rọ̀ tọ́lọ́wọ́ bá so tó wà ń ti dàrú wọn wá fìgbà kan ṣe so àwọn ni kíni àwọn al-asli so àwọn ni alkafiru al so àwọn àwọn tó ṣe pé ah but àwọn tó ṣe pé kíni mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ so mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ wọ́n padà di kíni wọ́n padà di kèfèrí so àwọn tí ń bá fítúrọ̀ wọn bẹ̀ wọ́n tí ń bá fítúrọ̀ wọn bọ̀ nǹkankan ò dá fítúrọ̀ yẹn rú ó wá padà dàrú ṣé ó ti yàbí alkafir al-asli kèfèrí ìpìlẹ̀ alkafir al-murtad kèfèrí kíni ẹni tó padà di kèfèrí so wọ́n bí Sheikh ń bí pé ṣe ìpé kèfèrí ní pé kèfèrí sáwọn kèfèrí ìpìlẹ̀ nìkan ló ní ṣe pẹ̀lú ní àbí àwọn kèfèrí kíni àwọn ẹni tó ṣe pé mùsùlùmí ni wọ́n na tẹ́lẹ̀ wọ́n padà di kèfèrí Sheikh wá fèsì pé naam takfirul kufar amun ìpé kèfèrí ní kèfèrí ó jẹ́ nǹkan tó ṣe pé kíni gbogbogbò ni ó wọ́n ní fakulluhum yu'amaluna mu'amalatan wahida gbogbo wọn á bá wọn ṣe ní bá ṣe yọkan illa àyàfi pé annal kafir al-murtad kèfèrí tó yí pé bó ṣe di kèfèrí ni pé musulmi ni tẹ́rẹ̀ padà di kèfèrí yustatab wọ́n request wa illa yuqtal kafirul asli wọ́n ní ẹ̀rí kéfèrí ìpìlẹ̀ o wọ́n ní fatajuzu mu'ahadatu ó tọ́ kíyàn ní kíni kíyàn ní agreement pẹ̀lú rẹ̀ kéṣe gbogbo wọn náà máa ń pa oye ó tọ́ kíyàn ní kíni kíyàn ní agreement pẹ̀lú rẹ̀ wọ́n ní wa amma al-murtad ṣùgbọ́n ni tó fẹ̀sìn ilẹ̀ ó fi islam lẹ̀ wọ́n ní fala yutrok wọn ní fòun lẹ̀ wọ́n ni fàyẹ́jìbù kọtùlùhù wọ́n ni ọ̀ràn yẹn ni kí wọ́n pa àwọ́kọ́lá pa ọ̀ àwọ́ olẹ́tọ̀ àti pẹ̀lẹ̀ kàkà olórí mùsùlùmí náà ni nǹkan tó so ìdájọ́ islam lélẹ̀ a nítorí àṣejù àwọn aláṣejù kádà láṣejù a nítorí àṣetò àwọn aláṣejù kádà láṣejù so ẹ̀sìn islam bainal ghali wal jafi láàrin aláṣejù àti aláṣejù ni ẹ̀sìn tán sọ ni pé ara kalla àmá ìdájọ́ ọlọ́run bá ni ìdájọ́ ọlọ́run bá wọ́n ni

kí ni wọ́n ṣe ó gẹ ọwọ́ yẹn náà ni ọ̀yí àwọn musulmi sì rẹ̀ kàlìjásádìl wáṣìdì ni wọ́n so àwọn musulmi bí ara kan ni wọ́n àwọn ara kan wọ́n ti wá bàjẹ́ sáwàjẹ́ kó ṣe ni àjẹ́ kó bára yóò jẹ́ wọ́n ṣe kíni wọ́n gẹ̀ dànù ní tí sẹ́kùn sọ ni kufri al-mushrikin fi qalbihi wọ́n ní sẹ́ni tó ń ṣe iyèméjì nípa ìṣe but ká tó lọ sí bí ìbéèrè rẹ̀ kejì ìbéèrè tí wọ́n bèèrè ni pé alkafirul murtad so ṣe wọ́n pé alkafirul murtad wọ́n sọ ẹni tó yígbá ó fẹ́ sílẹ̀ tó tọ́ ó sì di kèfèrí oye kèése tó yígbé bóyá ta'wili kan àbí nkan so kò iṣẹ́ kèfèrí rẹ̀ tọ́ oyi ní wòye sí ìjẹ́ kèfèrí rẹ̀ oyi ní wòye sí ìjẹ́ kèfèrí rẹ̀ oyi ní kíni ni ní ìwòye sí kèése òun náà sọ pé ọ̀ràn èèyàn wá ní bí gbogbo èèyàn náà kó wá pín kèfèrí ara ọ̀ torípa àwọn khawarij wọn ó lórí àwọn kílùkọ̀ rẹ̀ àwọn ọmọ jabata àwọn takfiri wọn lò eré ẹwú ẹ̀rí tó sọ alkafirul murtad oye sọ ara ọ gbọ́dọ̀ ti kọ́kọ́ di alkafir almurtad yẹn bọ̀ tó yí tó yí púpọ̀ yóò ní ṣubá àta oílẹ̀ ó ní nǹkan báyẹn ara wọn kanáà sọ púpọ̀ wọn yẹn ni kí gbogbo yẹn náà pẹ́ kẹfẹ́ wọ́n ni hal man shakka fi kufri al-mushrikina fi qalbihi wọ́n ni sẹ́ni tó ń ṣe ìwédìí nípa ìjẹ́ àwọn olùṣẹbọ lọ́kàn rẹ̀ walam yatalaffaz bilisanihi yakfur ṣùgbọ́n kò sọ ó kàn ṣe ìméjì ọkàn rẹ̀ ló wà pé ah, sáwọn eh, àwọn kìíní sáwọn náà wà sí kèfèrí náà wà jẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá ìgbọ̀kù sọ jáde lẹ́nu wa mal farqu bayna hadha wa hadithu nafs kíní yàtọ̀ láàrin ilé àti kíní àti ọ̀rọ̀ tẹ́mi ma ń sọ fún yàn tó ṣe pé ọ̀rọ̀ ẹ̀mí in tẹ́mi tó ma ń wá sẹ́mi yàn àwọn ọ̀rọ̀ tó ṣe pé ẹ̀mí yàn ló ma ń sọ sí yàn lẹ́mí wọ́n ní jawab ashakku yakunu bil qalb wọ́n ní ashak ìṣe méjì ó ma ń jẹ́ pẹ̀lú ọkàn náà wọ́n ní fàílá tàrọ́dàdà fil mushrikin alhum kuffar wọ́n ní tó bá ti ń ṣe èméjì tó bá ti ń lọ tí ń bọ̀ nípa àwọn olùṣẹbọ alhum kuffar ní pé ṣe kèfèrí ni wọ́n amla àbí wọn kí ń ṣe kèfèrí fa innahu yartaddu bi dhalik alamari yẹn tuntun kíni ó tún burú jáì sí wọ́n ni wa amma hadithun nafs wọ́n ni ẹ̀rí àwọn ọ̀rọ̀ tẹ́mi ma ń sọ fún yàn min ghairi shakkin láìsí èméjì fa innahu la yadur kò ní sínyàlá kò ní pàyàn lára ọ̀yí so gẹ́gẹ́ bí hadith annabi sallallahu alaihi wasallam tánà bá annabi pé inna la najid fi anfusina ipe a máa rí lẹ́mìíwá àwọn alamari tó yí pé oye so yẹn gangan ní iman so àwọn olùmọ̀ sọ pé àìlé sọ jáde wọn yẹn àti kàrọ́ àti kìí yẹn ṣẹlẹ̀ sí wọn lẹ́mí yẹn òun ni annabi sallallahu alaihi wasallam tọ́ka sí so sheikh eh, abdulhakim dahas wọ́n ṣe aláǹfààní pẹ̀lú àlàyé so bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́ta mọ́ rántí pé wọ́n sọ ní jòkó nígbà tí wọ́n ṣàlàyé fún wọn wọ́n ni ṣòhun náà ni sheik fawzan sọ nípa ẹ̀ wọ́n ní pé èyàn ò nígbàgbọ́ kìí yẹn èyàn sì ń kórìíra bẹ́mi ṣe ń gbé wáyẹ̀ èyàn ò sì tún lè sọ síta ọ̀yí so yẹn gẹ́gẹ́ náà pè ní ìmá so ìyàtọ̀ ìdí òun fi sí àtọ̀ láàrin shak àti king àti hadithu nafsi èyàn kórìíra nǹkan tẹ́mi ń gbé wáyẹ̀ ọ̀yí èyàn kórìíra nǹkan tẹ́mi ń gbé wáyẹ̀ èyàn ò sì tún sọ so èyàn ò sì tún ní e láti sọ́kẹ̀ so hadithu nafsi ni so wọ́n ni but in tó bá ti stakọ́rọ̀ sẹ́mi tó bá ti rinlẹ̀ sẹ́mi tó bá ti di pé èyàn gangan èyàn wá lèyàn ń rò gangan báyìí ọlẹ́yìn tí kó láti tún nafs ó ti di ṣakọ̀ wọ́n ni wa amma hadithu nafs wọ́n ni ẹ̀rí hadithu nafs min ghairi shakkin láì sílẹ̀ méjì wọ́n ni fa innahu la yadur wọ́n ni wọ́n sikin òun ò ní níyàn lára òun ò pààyàn lára òun ò ní affect imani wọ́n ni wọ́n tún mú ìbéèrè mi wá wọ́n ni su'al wọ́n ni ma ń bẹ nínú yahudi àwọn Jews wọn Nasara àtàwọn Christians ikhwanuna fil iman ọmọ ìyá wa náà jẹ́ nínú iman so bóyá Qardawi nọ́mbà wíńbí ọdọ́wọ́ kílùkọ́ rẹ̀ inú àwọn béèrè báyìí sáǹfàní gẹn kí wọ́n béèrè general báyìí so yóò kó sínú àtòhun àtẹnití èso wọn ni ikhwanuna fil iman fama hukmu haula hal yakfurun kí ni ìdájọ́ àwọn ilé ṣe wọ́n di ẹn tó wá sọ pé yahudi àti nasọ́rọ̀ ọmọ yáwa ni wọ́n fa innahum yakfuruna bidhalik wọ́n di kìfèrí pẹ̀lú rẹ̀ illa idha kana al-qa'ilu jahilan àyàfi wáyé pẹ́ ni tí ń sọ wa amma idha taab wọ́n tó bá túbá wa taaba Allahu alayhi ọlọ́wọ́ bó gbà túbá bro nǹkan kẹlìmà hmm? bro bro pass me gini kan ẹni tó sì sọ bro sí so kílọ̀kọ̀ rẹ̀ kìntẹ́ samuel wọn gani choir master so ezekiel ezekiel eh, sọ bro sí kí ni ìdájọ́ ilé bro ẹ̀kọ́ àwọn ẹmọ sọ dáadáa bro send me kini kan bóyá ọ̀rẹ́ rẹ̀ sí ní sọ bro sí àbí bóyá kini kan ó kàn sáà sọ bro sí ẹlẹ́yìn kọ́ èyí gbọ́dọ̀ sọ ẹ̀yìn wọ́lọ̀ sọ kò tọ́ ẹ̀yìn wọ́lọ̀ mọ́ sọ ọ̀yí so bọ̀ sí gbogbo ẹni tó bá ń sọ lọ́wà ní kẹfẹ́ ara ọ̀yí so eléyìí akẹ́kọ̀ọ́ rẹ̀ kìí sí gbogbo ẹni tó sọ lóní kẹfẹ́ rẹ̀ so pàápàá jọ ẹni tó rí pé tán bá ṣe istifsaru rẹ̀ lọ́dọ̀ rẹ̀ òun náà sọ pé àà ah, òun mọ̀ pé kò lè jẹ́ brọ́dà wọn láyé ọ̀yí ẹni tí wọ́n á sí brọ́dà ìkíni fún ọbrọ́ òun ah, kà ń pè bẹ́ẹ̀ náà sí àwọn ìtọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ náà ni ẹni tó ọ̀pọ̀lọpọ̀ tó bá yìí wà lórí fítọ́rọ̀ Islam ìmáàni díẹ̀ tó wà bí so akílọ́kọ̀ rẹ̀ kò kìí sin tó yẹ kí àwọn sọ̀kò tọ́ orí so wọ́n ni su'al wọ́n ni madhabitu fi takfiri al-mu'ayyan wọ́n ni kí ni in tẹ́yìn fún ma fi dá takfiri kí ni àwọn guidelines àbí àwọn dhabit àwọn nǹkan tẹ́yìn fún ma ṣe takfiri mu'ayyan orí kí ni takfiri mu'ayyan takfiri mutlaq ni pé ká sọ pé kí ni ni ẹni tó bá ṣe kèfèrí ni kásọ pé kìíní kúfùrù ni ẹni tó bá sì ṣe kèfèrí ni ẹ̀nà ń pẹ̀lú kìíní àtẹ̀kfíru al-mutlaq ṣùgbọ́n àtẹ̀kfíru àbí tẹ̀kfíru mu'ayyan so tẹ̀kfíru mu'ayyan òun ni pé kí a sọ pé zaidi kèfèrí ni so ti yé báyìí so yàtọ̀ tó wà láàrin méjèèjì ni tẹ̀kfíru mutlaq tí a bá ti lé e, òun tiẹ̀ tí a bá ti lẹ́rìí pé ọlọ́run ọba àfojúsẹ́ rẹ̀ sọ kíní yẹn òun kò so òun wá náà fẹ́ bèèrè pé kí ni àwọn dọ́bìtù òun náà bí Shaykh Saalih Fawzān wọ́n ni ma dọ́bìtù fi takfiril mu'ayyan wọ́n ni kí ni àwọn òfin tó dé tí yóò fi lè pé ìyàngán ẹnìkan individual ní kèfèrí wa minhum man yaqūl wọ́n ni bẹ̀rẹ̀ wọn tó sọ pé lā tukaffiru ash-shakhṣa wọ́n ni ẹmọ́pẹ̀yàn wọn tó sọ pé ẹmọ́pẹ̀yàn ní kèfèrí o in kāna yahudiyyan bi'aynihi so kódà tó bá jẹ́ yahudi fúnra rẹ̀ hatta yatahaqqaqu lana ma yukaffiru títí tá fi rí nǹkan tí ó sọ di kèfèrí sí nǹkan tó ń sọ yí wọ́n ní ìbẹ̀nú àwọn èèyàn tí wọ́n ń sọ pé la tukaffiru shakhsa ẹ má pèèyàn ní kèfèrí in kana yahudiyan kódà tó bá jẹ́ kíni kódà tó bá jẹ́ yahudi bí ayìí hatta yatahaqqaqu lana ma yukaffiru títí tá fi rí nǹkan tó sọ di kèfèrí ìjẹ́ yahudi náà ti sọ di kèfèrí oye so in tó lè bọ́jẹ̀ kí kwẹ́sẹ̀ yẹn ni àti pé kwẹ́sẹ̀ aláwọ̀kọ́ ó tún fẹ́ yàtọ̀ sí abalẹ́lẹ̀ kejì but bí ìrìjá ṣe wọ́sì tó lára àwọn èèyàn náà fi hàn wáyé bí ìrìjá ṣe burú tó ìtàn pè ní ìrìjá ní pé kí ni ní pé kí yàn sọ pé mùmìní ò tó bá láti jẹ́ mùmìní kò sí nǹkan tó lè dí ìmánì rẹ̀ kù ọ̀yí so hatta wasala ba'duhum ila mutlaqil ma'rifa títí àwọn múrjí àmì sọ pé ma'rifa lásàkàn ó kọ́ àwọn òfin ti sọ́dọ̀ lọ kó kàn ní ma'rifa ma'rifa kí so

ẹni tó bá fi ìjẹ́ kèfèrí hàn fa innahu yuhkamu alayhi bil kufri èyí ó sì dájọ́ ìjẹ́ kèfèrí lé lórí náà wa man ashraka billah ẹni tó bá sì sọ̀rọ̀ pẹ̀lú Ọlọ́run bá yuhkamu alayhi bi annahu mushrikun èyí ó sì dájọ́ pé so ọ̀ tí mọ́ tọ́nà ọgbó fi ṣe kí ni tọ́nà so o tí mọ̀ nǹkan tí ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ so nípa tó tí mọ̀ nǹkan tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ so kò nídìí kó ṣe kíni kò nídìí kó dájọ́ pé inú náà ló so yé báyìí so wọ́n ni fa anta la tahkumu alayhi annahu min ahli an-nar wọ́n ni ìwọ má dájọ́ lé lórí pé inú náà ló wà wọ́n ni faqad yakunu qad taab ó lè ṣe pé bóyá ó ti túbá anta la tadri ìwọ ò mẹ́ nígbà tí ń kú ó sì ń nígbà tí ń pọ̀ kàkà kú so ọ̀ ní ma ń pa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní ayé àti sẹ́mà wọ́n ní fasáìlù qad khalata bayna al-amrayn wọ́n ní ẹni tí ń bèèrè bèèrè ó sì ṣe kó ṣe pé ó ti dá alámàrí méjì papọ̀ mas'alatu takfir alámàrí ma pèyàn ní wa mas'alatu al-hukm àti alámàrí ìmá dájọ́ lórí èèyàn ní pé yóò wọ́n èèyàn gangan so ìyàtọ̀ wà láàrin méjì mas'ala takfir ọ̀tọ̀ mas'ala al-hukm bin nar kìlì ọ̀tọ̀ so yí báyìí so bọ̀ yí lè wà lẹ́mí wa pé a kí wá ní àwọn dawabitu ìṣe takfir mu'ayyan gẹ̀gẹ̀ so kí ni dawabitu ìṣe takfir mu'ayyan gẹ̀gẹ̀ ṣe rí ìbéèrè yìí tẹ̀ tán ti béèrè ẹ̀yí ká bẹ̀rẹ̀ pẹ̀lú béèrè tí wọ́n ṣe tán béèrè sí kejì pé ní pé àwọn ìlú mìíràn sọ pé ẹmọ́ pé tó bá jẹ́ yahudi kéfèrí àyàfi tẹ́ bá rí tó fi jẹ́ kéfèrí gẹ̀gẹ̀ honestly ibi tí ìrìjá abẹ́lòmí dé nìyẹn pé ohun tí ìmọ̀ tó ṣe tó wọ́n fi wá pín kéfèé so wọn mọ̀ tí ìmọ̀ tó ṣe tó wọ́n fi wá pín kéfèé the fact pé kìí ṣe mùsùlùmí ní ẹ̀bá ti ṣe mùsùlùmí kéfèé nínà ní ó jẹ kò sí kò sáàrin mí láàrin oye so ìyẹn ti yanjú ìyẹn ti ẹ̀ ti clear sí wọn so kí wọ́n àwọn dọ̀wà bí tìdíyàn fi ṣe tekfir mu'ayyan ṣe rí ìmọ̀nà táwọn olùmọ̀ ń gbà lábàlá òun ni pé kí èèyàn sọ́ra fún alámàrí yìí gan ìmọ̀ dájọ́ lórí àwọn individual yàtọ̀ sí pé yẹ̀wú dí nasọ́rọ́ tàti mọ̀ àwọn mushrikun àwọn tó yí pé kúfúrò wọn wà zahir jali oyi bí ẹni tí ń pè àwọn musulmi bọ̀ yí ṣe kíni ń pè Ibrahim Niyash oyi so ń pè kíni ń pè sàárè lágbájá ń bọ sàárè ẹni tó yí pé kúfúrò rẹ̀ wà zahir clear but yẹ́ tekfirul mu'ayyan so in tó dájú in tó dájú kí yẹn darí ẹ̀padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ kí yẹn bí àwọn olùmọ̀ ẹni pé a in tó dájú ibi tí salama wà ibi tí salama wà ibi tí àláfíà wà ní pé kí èyàn darí ẹ̀ lọ padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ torí pé tí èyàn bá sí abala ilẹ̀ abala tó pé fáwọ́dọ̀ owó ọ̀gẹ̀rẹ̀ ní táwọn olùmọ̀ fi máa ń dè ní ẹ darí ẹ̀ lọ́sọ́ padà lọ́sọ́dọ̀ àwọn but ìyàtọ̀ wà láàrin èyí tó dáa ní pé kí èyàn darí ẹ̀ lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ àti pé ìdí tí èyàn fi sọ pé kí èyàn darí ẹ̀ lọ́sọ́ padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ torí pé kí fáwọ́dọ̀ ọmọ wọ̀ fáwọ́dọ̀ ní pé dàrúdàpọ̀ káwọn èyàn kàn máa kàfàrà àwọn mọ́lẹ̀ oye so kàfàrà mọ́lẹ̀ oye ara ọ̀ so so that kò nílì sí fáwọ́dọ̀ kò nílì sí dàrúdàpọ̀ so ìdí nìyẹn ìyàtọ̀ wà láàrin ọ̀rọ̀ yìí àti ọ̀rọ̀ pé ẹnìkankan ò tí lè di kèfèrí àwọn àyàfìgbà táwọn olùmọ̀ bá sọ pé di kèfèrí o àti pé àwọn olùmọ̀nìká àwọn olùmọ̀nìká náà sọ pé kí náà lè sọ pé kèfèrí nìyẹn ṣẹ́rí yàtọ̀ láàrin méjì ṣẹ́rí yàtọ̀ láàrin méjì so èyàn fi lè ṣe yàtọ̀ láàrin méjì yàtọ̀ láàrin pé èyí tó dájú pé kó sì pé ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn olùmọ̀ ní kíyàn darí ẹ̀lọ padà sí so that dàrúdàpọ̀ oníwà alámọ̀rí àwọn èèyàn onímọ̀ kàfàrà ara wọn mẹ́lẹ̀ onímọ̀ kàfàrà ní tí ó tọ́ tó bá wọ́n sọ̀rọ̀ olùmọ̀ ìgbà míì gan àwọn olùmọ̀ wọn sọ pé ẹni tó nímọ̀ nípa rẹ̀ ẹni tó nímọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ dọ̀wábì tó sì nímọ̀ nípa àwọn nǹkan tó jẹ́ kúfùrù ní kó sọ kíkàn sí gbogbo èèyàn oye so ibi tí salama wà ní ibi tí àláfíà wà ní ibi tí àláfíà wà ní so ibi tí salama wà ní but ìyàtọ̀ wà láàrin ọ̀dọ̀ méjì pé ẹnìkan ò ní di kèfèrí ẹnìkan ò lè di kèfèrí ọ̀rọ̀ mẹ́ta ni ọ̀rọ̀ tó burú jáì ọ̀rọ̀ aláwọ̀kọ́ ẹnìkan ò lè di kèfèrí àyàfi tí ìjìmá bá tó wà lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹnìkan ò lè di kèfèrí o àyàfi táwọn olùmọ̀ bá tó pè so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé kò sẹ́nì kankan ọ̀rọ̀ eléyìí ló fúyẹ́ jù torí pé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó fúyẹ́ jù yìí ẹ̀ẹ́ra àwọn but in táwọn gbà lérò lè tí mo tó kọ́ sára ìfún wa so ní pé ọ̀rọ̀ ẹlẹ́kẹta ní kí ni kò sẹ́nì kan tó lè pé èyàn ní kèfèrí àfàwọn olùmọ̀ so ọ̀rọ̀ ẹlẹ́kẹta ìwà ìmú sọ pé òun ló fúyẹ́ jù èdè tó fi fúyẹ́ ni ni mo ti sọ fún ààyẹ ní pé kíni kó mọ́ fi ṣe pé kíni kó mọ́ fi ṣe pé dàrúdàpọ̀ ó ṣe kíni yóò wọ ọnú rẹ̀ ẹni tí ò ní mọ́ ń padà yóò padà máa sọ dáfisọ pé kíni dẹ́kẹ́yàn dá padà lọ sọ́dọ̀ àwọn kíni so ìyẹn nìyẹn so bọ̀tẹ̀ yóò ráwọn olùmọ̀ míì náà tí wọ́n sọ ní sọ báyẹn pé àwọn olùmọ̀ ní wọ́n lọ́lẹ́ ṣe kí ní pèyàn ní kèfèrí ní pé àwọn olùmọ̀ ní pé nípa àwọn olùmọ̀ ní pèyàn kèfèrí so ní tán gbà lérò náà nìyàn pé kódà ti fáwọ́dọ̀ ní wọ̀ gẹ́bí Sheikh Salih Fawzan wọ́n lọ́rọ̀ lórí gẹ́bí Sheikh Zaid gẹ́bí Sheikh Ahmed so ṣùgbọ́n tafsir ṣùgbọ́n ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ òun lè yóò rí nínú ọ̀rọ̀ Sheikh Rabi' nínú ṣe sharh sunna wọn ni wọ́n ti yá ń sàkọ́ sẹ́yìn lápẹ́ nínú so wọ́n bí Sheikh Rabi' nípa pé sáwọn olùmọ̀ nìkan ló lè pèyàn ní kèfèrí Sheikh Rabi' tafsir àwọn túnmọ̀ tafsir ni pé wọ́n sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àlàyé tán sí lẹ́kùnrẹ́rẹ́ ni pé in bẹ nínú àwọn èèyàn tó yẹ pé kúfùrù rẹ̀ ó clear gẹ́bí kúfùrù àwọn ẹni ẹn tí ń bọ sàárè ẹn tí ń pe òsà tẹ́wà ní ẹkọ̀sẹ́ tó lè pé kéfèrè àwọn olùmọ̀nìkan ní ìrìnsọ ilé fún wọ́n sàlàyé wọ́n sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n kìí ṣe gbogbo èèyàn ló ní ló ṣe ló ṣe ló ní ìjánu oye kìí ṣe gbogbo èèyàn ló ní ìjánu ló ṣe fà padà ẹlòmí góò nìkan ló gbọ́kọ̀ gbọ́kíni gbọ́kọ̀ mú padà náà so so kí ó sọ kìí ṣe ń tàà ń sọ ní nǹkan tí àwọn múríjí à ń sọ láti fi di àwọn èèyàn mẹ́lẹ̀ so that eh, wọn ò ní pé ẹni tó jẹ́ kèfèrí láti pè ní kèfèrí tọ̀tọ̀ but at the same time náà èèyàn tó gbọ́dọ̀ wà kí ẹ fún kí ẹmọ́ kó sí nǹkan táwọn àkọwárí jù kọ sí so yí báyìí so dọ́pù yóò ṣe pàtàkì gẹ̀wọ̀n èyí ó rí nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀mí so tẹ́yìn bá rí pé wọ́n sọ pé àwọn olùmọ̀nìkan ló yẹ kẹ̀yàn kèfèrí so èèyàn ti sàlàyé nǹkan tí wọ́n gbà lérò so kò jẹ́ bó ṣe jẹ́ lábàlá